يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى ولا تتبع الهوى فيضلك عن سبيل الله ان الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب الصادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله محمد الكريم صلى الله عليه وسلم وعلى آله وصحابه وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهديه يوم الدين ما بعد أقول fún الله، الحمد لله، الحمد لله ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin atọrọ ìkẹ́ ìgẹ̀ fún aṣíwájú wa náà Muhammad sallallahu alaihi wasallam gbogbo àwọn ànájọ ọlọ́run tí a jí sọ́lọ́bà síwájú rẹ̀ àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún wọn ọmọlẹ́yìn ànábì àwọn sọ̀hábà lọ́kùnrin lóbìnrin lọ́lọ́mbà ni yọ́nú sí wọn àmín gbogbo ajá tó wá tẹni wọn lórí dáadáa náà bá ní yọ́nú sí wọn yọ́nú rẹ̀ ọlọ́run tó kò dórí àwọn náà kò dórí àwọn ọmọdé máa wá ètò tó ṣe fún alẹ́ ní tó tún dámẹ́ bẹ́láyé bẹ́láyé lẹ́ni àmàlóore má da ọwọ́ rẹ̀ dó ní ara wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa tí a ń bá lọ lórí Ramadan tafsir o náà ni àkọlé gbogbogbò asiyasatu al-islam wal muslimun òṣèlú ìyẹn náà ni àkọlé gbogbogbò òṣèlú ẹgbẹ́ bá sọ fún wa òun náà ni ìlànà ìṣe àkóso tọ́lọ́ọ̀bà àlìkọ́lá tó fi sí ìkápá ọmọ ẹ̀dẹ́ èèyàn lórí ilẹ̀ ayé ìlànà ìdarí ká tọ́ àwọn èèyàn sí tọ́tọ́ tó yẹ ká ṣàmójútó wọn tí a bá wo ìtàn ọmọnìyàn lọ́dọ̀ mùsùlùmí gbogbo àwọn àfá àwọn alẹ́nu wọn kò pé ànábì Adam alayhi salatu wassalam alayhi salatu wassalam o náà ni àkọ́kọ́ ẹ̀dá ọmọnìyàn tọ́lọ́nkọ́ dá sí orí ayé kó tó dípọ́ ọlọ́wọ́ bá dá ọlọ́wọ́ bá fi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn màláíkà ó fún wa ní ìró tábìlì information ló pé àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n nínú tó tóbi jù inú ètò sí àkóso orí ayé àti ìkóra ẹni òun náà ni kí a má kunu lórí information torí pé náà ni èèyàn máa ṣẹlẹ̀ lórí kí ni ìró tọ́lọ̀ bá fáwọn màlàíkà nípa Ànábì Adam وإذ قال ربك للملائكة إني جاعل ọlọ́nira ànábì rántí ìtàn yìí ò tí ìdílé ayé tó fi ṣẹlẹ̀ ìgbàtí ọlọ́wọ́ bá rẹ ọba Allah tó ń bá àmàlẹ́kà sọ̀rọ̀ àmàlẹ́kà náà ni ẹ̀dá ọlọ́run tí wọ́n súnmọ́ ọlọ́run bá jùlọ sùkánù sàmà sùkánù sàmà àwọn kì í gbélẹ̀ sàmà náà máa ń gbé ọwọ́ ni ẹnì jáà ìlú ọ̀dọ̀ khalifa inni ja'ilun fil ardi khalifa. mo fẹ́ fi sórí ilẹ̀ ayé àrólé òun náà ni Adam ó ní ọlọ́ọ̀bá gbà lérò ń bẹ pẹ̀lú gbólóhùn khalifa. qalu ataj'alu fiha man yufsidu fiha. wọ́n ń béèrè lọ́dọ̀ ọlọ́run béèrè ọlọ́run tó bá bí sórí ilẹ̀ ayé ni ẹni tí ó ma borí ilẹ̀ ayé jẹ́ wọ̀yẹ́sìkò dìímá tí ó ma dẹ̀gẹ́lẹ̀ tí ó ma jọ ma dẹ̀gẹ́lẹ̀ àwọn màlẹ́kà ìṣeré àdámátọ́ dáma náà ní ká máa sàbọ̀mọ́ fún ẹ káàkiri àtúnmọ̀ قال إني أعلم ما لا تعلم ọlọ́run lè mímọ̀ ń tẹ́ ẹ̀mọ̀ ń tẹ́yìn ọmọ èmi mọ̀ náà وعلم آدم الأسماء كلها àkọ́kọ́ ìdáwà fi sílẹ̀ ayé nù ìmọ̀ ọlọ́wà fi ìmọ̀ orúkọ gbogbo nǹkan fi ma Ádámù náà ثم عرضهم على الملائكة

ọ̀pọ̀ wa nílé yìí. ìnàkà jẹ́lẹ̀ àríwọ̀n ìfàkì. ìrọ̀lọ́pọ̀ onímọ̀ bọ̀ ọ̀jọ̀gbọ́n. kọ́lá yà ọlọ́wọ́ tó máa dáma ìrẹ́ àdáma mọ́ fẹ́ kọ́ máa wọ́n ní orúkọ àwọn nǹkan wọ̀nyí. falamma ń bá ahùn bí asma ìhìn

tu'minuna kuntum taktumun. ìjì ń bẹ lẹ́yìn lẹ́nu iye màlẹ́kà èmi mọ̀ ìdẹ́ ìwú mọ̀ àti tí ń bẹ nínú ìyàtẹ̀ ní ọmọ. náà. wọ́n yí fún náà nínú ọ̀yà ìkẹ́rì jùlọ ní Adam. ọlọ́yin kan ìdá wa sọ fún àwọn màlẹ́kà pé tó ẹ ti rí báyìí ní ìsìn Adam àti ìṣèdánwò ti pààsì ẹ wá fi ìjẹ́ ọ̀gá hàn ẹ fún un fasajadu illa iblisa aba wastakbar. gbogbo màlẹ́kà pátá náà tẹ̀lé bàbá ádámà àfi èṣù lọ́kọ̀ ó sì gbéraga. wa kana minal kafirin. wà nù àwọn aláìgbàgbọ́ ó ti wà nù àkẹfẹ̀rẹ̀ pọ́nbélé. eléyìí ọ̀nà ni ayé àti afẹ́wòlé ni láti gbólóhùn khalifa khalifa àrólé tí ẹ bá lọ wo tafsir imam Qurtubi ìgbà tó ń tú ara yìí lọ ó ní àwọn masáì kókókókó ọ̀rọ̀ alimasala rọ̀bìà kókó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó ní hàrí àyà ó láyàdá kàtẹ́yì asìlùm min nasbi imami wa khalifa olú náà ní ìpìlẹ̀ lórí pé bá a bá ti ń rí ọmọ ẹ̀ náà lórí ilé ayé wọ́n gbọ́ lásíwájú wọ́n ti fi ní. tàbá rọ̀ nàìjíríà lórí ilé ayé wọ́n gbọ́dọ̀ ní aṣíwájú. náà pẹ̀lú náà sì ti máa ní wà khalifa òun náà ni pé lágbájá èlò lórí òun la ṣojú ọlọ́run fún àkóso ọmọnìyàn yóò sùn náà láwùú tí ó máa pàṣẹ tá a máa gbọ́ ẹ wọ́n yóò tọ̀ á sì máa tẹ̀ láṣẹ yẹn ìpele olórí ìpele àkóso nu ìpele ìpele tá a pè ní ètò ìjọba nìyẹn látàrí àdáwọn ló ti bẹ̀rẹ̀. aleyhi salatu wa salam. ẹ ó ní pé ẹnu ó lè kó yóò lè mú ẹnu wa kó ọ̀dọ̀ ìdásẹ́ wà ẹ̀ǹdí gbogbo àtẹ́kẹ́lẹ́ àdìdẹ ẹ jókòó gbọ́ sì jókòó ẹ máa lọ gbọ́ máa lọ ẹ dúró gbọ́ dúró iṣẹ́ aláṣẹ iṣẹ́ olórí látàyè báyìí látàyè anábì Adam alayhi salatu wassalam wọ́n bá kọ̀ náà wàdúnàbàdù bí i àkámùlẹ̀ kàlífà wọ́n ní bẹ́ẹ̀ náà sì rí gbogbo tó bá jẹ́ òfin tó lórí bá ń ṣe látara ìlú lórí náà láàrin máa tẹ̀lé gbogbo àwọn àdájọ́ tí bá ń pa àwọn àṣírí bá ń pa yóò máa di àṣẹ àmúlò wọ́n náà fi lára wọ́n ní àwọn àpẹ́ Islam àgbàlagbà yá ní Muhammad sálá wọ́n ní ọ̀rọ̀ wọn yàtọ̀ lórí ká ní olórí ẹ̀ ìgbàtọ́lọ́ ọba àdíkọ́lá tó ń sọ̀tà ànábì Dáúdù fún wa Dáúdù inna ọlọ́rẹ̀ Dáúdù فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل يدلون إن الذين يضلون عن سبيل الله لهم لهم عذاب شديد بما bẹ́ẹ̀ máa dùnkún gbàgbọ́ ọjọ́ àwọn àyà ti ń fẹsẹ̀ nine fifty five ọlọ́lá mẹ́sà olórí ilẹ̀ ayé kàmàstà láfàlì ọ̀bẹ̀lìhìm wàlá yubaddilin amna pààrọ̀ bẹ̀tù ń bẹ láàrin lára wọn pààrọ̀ ẹ̀ síbọ̀kànbalẹ̀ ya'budunani la yushrikuna bi gbogbo àwọn àyà yìí ní sọ̀rọ̀ olórí àti àkóso ọ̀rọ̀ olórí àtàkóso ibi tí àwọn àfẹ́ẹ̀sì tí a ti rí pé ìjọ lórí ó ṣe pàtàkì òun náà nìyẹn torí díẹ̀ ló ṣe yí pé nígbà tánàbí náà lọ tán látara àgbẹ̀lẹ̀ pẹ̀lú ara wọn sàbí ànábì wọ́n dá òkú ànábì dúró láìsí ọgbà àwọn wọ́n fẹ́ yẹ bí lórí náà kí wọ́n tó lè sìnkú ànábì dábìrì pé à lè wà nínú ìlú kámá ní olórí ló lè tò lólùrọ̀gbọ́ nínú àgbọ́ Islam torí díẹ̀ nígbà tí wọ́n oríkorí ọ̀rọ̀ náà pọ̀ wọ́n ní àjùmádé sọ̀rọ̀ àbàtù alàtẹ̀kìdé sídìí بل خلاف وقع بين المهاجرين والأنصار في سكيبة بني سعيدة في التعيين wọ́n ní àwọn sàádé ẹnu padà kò lẹ́gbàdá ti fàmọ́ra wọn lọ́wọ́ nígbàtí ànábì jáde láyé tí ànábì ọ̀yẹn nìkálẹ̀ pẹ̀lú orí yìí wọ́n wọ́n wò kó ànábì lẹ́ẹ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu Abbas ibn eh, Abbas radiyallahu anhu Abbas ibn Abdul Talib radiyallahu anhu Ati gbogbo awon eléyìí wọ́n wà fọ́ọ̀dẹ̀ gbogbo àwọn eléyìí wà pẹ̀lú òkú ànábì sallallahu alaihi wasallam Usman mo ti gbọ́ ẹ̀ dá òun mọ́ lọ́wọ́ wọ́n tó ń bá pẹ́pẹ́ nìkan bá lára bí kú òun gan-an náà ló anábì lọ ni bí musa ti kú láàrin àwọn àjọ rẹ̀ tó padà dé lẹ́yìn ogójì ọjọ́ hmm. à ń ṣe ti anábì abákùnrin dé òun ò sí lé arúgbọ́gbọ́ ọlọ́dún òkú anábì ó wù ó gbé lápá ó gbé lẹ́sẹ̀ ọ̀dà lójú ribanabi ti lọ ó pèsè ànábì ọbọ̀ sọ̀rọ̀ ń gbàrí ànábì oyin ó sàtàlẹ̀ fún Muhammad lẹ́yìn gbogbo ìgbóni sọ yìí ọmọ ya abudu Muhammad ẹjọ́ ànábì bá ń sìn hmm. ọkọ̀ ọba rẹ̀ ti lọ ọba rẹ̀ ti kú kọ̀dé máa da muhammad anábi ti lọ wọ́n ma ń káàna yá àbùdọ̀rọ̀bà muhammad ẹgbẹ́ pé ọba anábi bá ń sìn ọba anábi ayun kọ̀ yìí ayun kọ̀ yìí ọba ti máa ń sẹ̀mí jírí ìgbù ọdọ́ wọn padà látara kí a wa mẹ́rin hmm. ẹ̀kọ́ lọ́wọ́ mùsùlùmí àwọn tá a gbára lé olùpẹ̀pẹ̀ èèyàn kì í tírèèni àwọn èèyàn personality ẹ̀ èmi èèyàn ní ní wọ́n rán mi ní màá sì kó láàrin in tí mo gbé fún ilé ẹmọ́dé gẹ́gẹ́ pọ̀ òye àwọn sàábé àbábọ̀ bẹ̀rẹ̀ sí ka àwọn àyà tí ń sọ pé ànẹ́bí ọ̀nà umaru gbà tí ń ka àwọn àyà gbígbà tó wọ̀n kárí àbí àwọn ayẹyẹ tẹ̀ sọ́kalẹ̀ tó tó ní kùsọ̀ lára àwọn lalábọ̀rù náà wọ́n lẹ́wọ̀ ní a bá ní ipò lábẹ́ ṣe wọ́n bá gbọ́ pé àwọn àǹsọ́rí wọ́n ti pé sọ síbi kan àfi káwọn débẹ̀ wọ́n gbẹ̀bẹ̀ ní sẹ̀kíbà bani sàáyìdà wọ́n ti péjọ síbẹ̀ wọ́n fẹ́ yan olórí àkáǹdébẹ̀ má àwọn asádìbò ní màá sanugbodò òbáadà wọn ti wà ń bẹ kí náà bá wọn bẹ abúbẹdà nípa kí la fẹ́ ṣe àwọn asọ́ ní òsì ní ta fẹ́ ṣe mí ná àmírù àmíkùn àmírù. kámọ́ àmírù kámọ́ lórí àárín wa hmm. ẹ̀sìn borí láàrin sí. ẹ̀yà ara mọ́kà bẹ̀rẹ̀ kankalẹ̀ kọ́ máa jẹ́ àmírù kọjá sojú yìí àwọn náà dàbí méjì ẹ sọ̀rọ̀ wá bí ìdàgbé bẹ́ẹ̀ ni àbájọ ọ̀rọ̀ ìsọ àbákiri ní kò tó bá hmm. kò tó bá ṣe bẹ́ẹ̀ alùpùránì ṣáàtù tọ́wọ́ ayọ̀ ọgọ́rùn والسابقون الأولون من المهاجرين والأنصار Madina àti àwọn ará Madina ó ní gbọ́dọ̀ fẹ́ bẹ̀rẹ̀ àwa ló ti síwájú. àwa láà máa jẹ́ olórí ẹ̀yọ́ máa jẹ́ bí mínísítà fún wa fún ọlọ́run lọ́kọ̀ dáma wa ló ti wá síwájú àdúgbà àti sọ pé àlàyé mẹ́tùmí kùrẹ́ṣì àdúgbà sọ pé àbábẹ́ máa mú olórí inú àkùnrin kẹjì máa mú báwọn sàbẹ́ ti gbọ́ ọ̀rọ̀ yìí àwọn àṣọ́rí aláwọ̀ rọ̀ ní àbákẹ́ bá fọwọ́ mọ́rù sókè pé mo sì bá ìyàwó ẹ̀ ọmọ mọ́rù láíláí ó ti gbọ́ lẹ́nu àní Muhammad ló bá ní ẹ̀bá mú ẹ̀lẹ́ bá ń sú tí ó bá sí ànábì ọlọ́pàá tó lórí ayé máa kò sẹ́ tó tún lórí orí ajọ́ àbákiri bóòlù náà lè jẹ́ olórí tí àbákiri bẹ̀ láyé ló mọ́rù bá sì bá ìyàwó abakiri gbogbo yòókù náà bá ṣe báyà fún abakiri. radiyallahu anhu. iná ń pè ní al-bay'atul khassa special bay'a lẹ́nu hajj wal aqd àwọn abẹ́rẹ́ gan. ẹ nígbà oníjọ́ kejì gbogbo àwọn amùsùlùmí ìlú Madina ti retí kí làbájáde ní umaru bó sórí mímbàrí ànábì lọ́fà wákìlì lọ́wọ́ báyìí ẹ mùsùlùmí ẹ̀dá àyàn fún yìí ní ìdí àgbàlagbà láàrin wa kò sẹ́ tó jórí ẹ̀ tó òun náà lọ́wọ́ nínú kòtò silence ní tọ́bà nípsẹ̀ ìrìn àjò òun náà ni òun náà láti kọ́ ní máa kírun fún yín lájọ́ ọ̀sẹ̀ méjì ọba bẹ̀rẹ̀ sí ká kàṣọ́ manáàkì àbákùn kò tó dákẹ́ wọn láti gbà hmm. wọ́n ní ń gbà ti gbà kó líìdì ẹ̀sìn fún wa kí ló dáa nígbà kó líìdì ilé ayé fún wa. bẹ́ẹ̀ sì gba àbápè ní olórí mi báyìí ẹ̀ka ẹ̀kẹ́ náà pè ní bẹ́ẹ̀ tó ní àmà general báyà bàbá kìí ṣe lórí mi níjọ́ alágbàáyé ẹ̀dẹ̀ ní làwọn àwọn sọ̀gbọ̀dọ̀ fọ̀rọ̀ olóṣèré kìláàbà làwọn ní abábọ̀ títí tó wá wọ́n tó 2024 ìyẹn lọ́wọ́ àdàgbẹ̀ máa lọ́wọ́ àwa àti ìrírú ìjọba náà mọ́ láti báyẹ ilẹ́wà táwọn èèyàn sọ́ọ̀bù lémi kálùkù wá wọ́nà bó láti dá Islam padà síbi tí àwọn bàbá wa gbé sí ìtumọ̀ àsíyásá al-Islam wal-Muslimun àsíyásá al-Islam wal-Muslimun ètò àkóso olóyẹ politics ìṣàkóso gbogbo nǹkan kò mọ́ democracy آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر